الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته إليتي أبي ما شيئا ليفون أرامالين هنا نيرتون شكبلو kini katanpe ni eh, àdádálẹ̀ nínú ẹ̀sìn Islam albida'atu fi din nínú nǹkan tí ó yẹ kí gbogbo mùsùlùmí ká mọ̀ ní wípé ìjẹ́rí tó mọ́ sọ́yà di mùsùlùmí ọ̀nà ni shahadatu alla ilaha illallah wa anna muhammadan rasulullah sallallahu alaihi wasallam ọ̀nà ni ìjẹ́rí wípé kò sí nǹkankan kò sí ẹnìkankan kò sí ọlọ́run kankan tó lẹ́tọ̀ sí ìjọsìn tó yàtọ̀ sí allah subhanahu wa ta'ala ìyẹn ni ìpín alákọ̀ọ́kọ́ nínú shahadatayn ni ta máa ń wí ìpínlẹ̀ kejì wọ́n ní wípé mo tún wọ́n jẹ́rìí wípé muhammadu sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni tọ́lọ́run ọba rán sí wa kó jẹ́ ìmọ̀nà ká máa tẹ̀lé kalibà ma èwo ló tọ́ yàtọ̀ sí ìtí òtọ́ kọ́lọ̀n tó sallallahu alaihi wasallam orísìírísìí ìjọsìn ní ń bẹ orísìírísìí ẹ̀sìn ní ti ń àmọ́ èyí tó lọ́n wá yẹnu sí pé èwo gẹ́gẹ́ mú afẹ́ kẹmọ́ fíìsì mi báyìí ọlọ́run wá fún ànábì ànábì ó lọ fún wa ilé ilé mi fẹ́ so lọ fi jẹ́ wípé àwọn olùmọ̀ máa ń ṣe àlàyé wípé tá bá fẹ́ kó tó lè believe nínú shahadatu anna muhammadan rasulullahi ó gbúdọ̀ nǹkan bí mẹ́rin ló gbúdọ̀ wà a tó bá kí bí alòdó ló nígbàgbọ́ nínú ṣàhádàtò anna muhammadan rasulullahi tó ń sọ àkọ́kọ́ nínú nǹkan tó gbọ́dọ̀ wà ń bẹ̀ ni ta'atuhu fi ma amara àkọ́kọ́ ní pé ó kọ́kọ́ ma òbí ànẹ́bì na níbi tó bá ti pàṣẹ because ọlọ́ọ̀bá ló wọ́n

ìntánàbí bá ti kọ̀ fún wa pé ẹ gbọ́dọ̀ sí àgbọ́dọ̀ sí náà ni àwọn olè nínú kó ọgbà pé muhammadun rasulullahi ni yau ẹlẹ́ẹ̀kẹrin wá ni wa alla yu'badallahu illa bima shara'a ẹlẹ́ẹ̀kẹrin ní kí o gbọ́dọ̀ wá jọ́sìn fún ọlọ́run ọba àyàfi pẹ̀lú nǹkan tánàbí ya ilé ilẹ́sìn báyìí ni kò sì máa ṣe ṣẹwárí ìdàkejì tánàbí bá ti wá mú wá lẹ́sìn yẹn òun náà ń pè ní ni irúwá ṣe ń kí òun yí báyìí ah, à ń tẹ̀lé súnnà náà nìyẹn òun kí òun bá nẹ́bí ṣe kí ẹ̀hẹ́ òun rí súnnà nẹ́bí nìyẹn níbi ìmá kírùn òun ṣàlùwàlá bá nẹ́bí ṣe ní aṣàlùwàlá òun rí súnnà nẹ́bí nìyẹn gbogbo ni wọ́n ṣe ń ṣe ìyẹn gẹ́gẹ́ Muhammad sallallahu alaihi wasallam kì í ṣe bí a pàtì kan tó lọ so ìdàkejì káwà tẹ̀lé bá nẹ́bí ṣe mọ́wá iná pè ní albida'atu àdáadáalẹ̀ gbólóhùn albida ayide ni kìkín ṣe gbólóhùn tuntun gbólóhùn tó ṣe pé annabi muhammad sallallahu alaihi wasallam fún àwọn gangan lóní gbogbojọ jímọ̀ tó bá ti ń ṣe khutba ohun annabi olókè wà hamaburọ wájú oho ojú annabi yóò pupa amirul jaysh

anẹ́bì ní pé tí ń bá lè kú báyìí èyàn tó bá tún sẹ̀mí díẹ̀ nínú ẹ̀yìn sàhábí ẹ ti bẹ̀rẹ̀ sí ní máa rí àwọn ìyapa ẹnu tẹ́lẹ̀ yóò mú ti ẹ̀wà tẹ́lẹ̀ yóò mú ti ẹ̀wà anẹ́bì ní pé fa'alaykum bi sunnati tẹ́ bá ti rí àwọn ìyapa ẹnu yìí ẹ gba súnnà mi mú ní o súnnà ni bí mo ṣe tí wọ́n fi kún fi kún fi kún fi kún tó fi padà ìyàtányányákò lójọ́ nà nẹ́bì Ìsá alayhi وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة because we gunta bá ti mú wá nínú ẹ̀sìn bid'a ni o wa kullu bid'atin dalalah gbogbo bid'a de ni anu tanyanya la nabi gbogbo ẹ̀ so ló jẹ́ pé láti wá gbọ́ kí wá ní àwọn nǹkan tá ní láti mọ̀ nípa bid'a yẹn láti máa kà fúnra wa tírà kan tán pè al bid'atu ta'rifuha anwa'iha wa ahkamuha àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn definition rẹ̀ a sọ fún wa àwọn ìpín tó pín sí a fún wa kí wá ní àwọn ìdájọ́ ẹ̀sìn ní orí rẹ̀ ajẹ́kòyé wa àfáàtí ọkọ̀ tíra iná ní ìkan nínú àwọn ògbóǹtarìgì àfáẹsẹ̀ ní tàmùtàwà yìí ní àfá àwọn mùsùlùmí ní gbogbo ayé bin Abdullah Al-Fawzan abiyalawa bá kú bá wá sí so ìkan nínú àwọn àgbà àfáà ní mamlakatul Arabiyyati Saudiyyah ni ní um, Saudi nílùú ẹ̀sìn tí gbogbo wa náà ti mọ̀ ẹni bàbá bẹ̀rẹ̀ pẹ̀lú mọ̀kọ́dímọ̀ wọ́n ní alhamdulillahi rabbil alamin gbogbo ọpẹ́ ọlọ́run ọba lónìí ọba gbogbo àgbáláyé amarana bil ittiba'i ọlọ́ba ń pàwọ́ láṣẹ ká máa tẹ̀lé ànábì ni wa nahana anil ibtida'i ọlọ́run wá kọ̀ fún wa ó lè gbọdọ̀ dá nǹkan lẹ̀ èmi ọlọ́ba ti fún ànábì Eh, eh, ó sáàdá kò dá tọ́lọ̀ bá ti fún wa kò dá aburú ni wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin ìkẹ́ ọlọ́wọ́ bá àti ọlọ́wọ́ bá kọlọmọ bá nabi muhammad sallallahu alaihi wasallam alladhi ba'athahu allahu bá rán ipé kalibà ìkẹ́ ọlọ́ọ̀bà yìí kó lọ mọ bá wọn ara alẹ́ annabi sallallahu alaihi wasallam kó lọ mọ bá wọn sàábí annabi náà wasairi al'atiba àti gbogbo wọn tó bá tẹ̀lé annabi sallallahu alaihi wasallam an bí ọlọ́ọ̀bà kó ka ìmì àtẹ̀yìn náà kúnnà wọn lẹ́yìn ìgbà náà chapters ta kan kọ kékèké láti ṣe àlàyé kí náà ń pè ní àwọn ìrìn ìran bídá

wàlẹ̀ rasulihi àti annabi sallallahu alaihi wasallam a sì nasiha nasiha ta annabi ni pé ká tẹ̀lé wàlẹ̀ a'immatil muslimina wa amatihim a dẹ̀ man ṣe nasiha fún àwọn olórin musulmi bá ṣe man ṣe fún wọn ni pé a wọlé ti wọ́n ni a kí bọ́ síta gbangba kálá ṣe nasiha fáwọn musulmi ká má bú wa amatihim a man ṣe nasiha fún àwọn amatul muslimin àwọn ọ̀gọ̀rọ̀ èrò nínú àwọn tó jẹ́ musulmi a ma ṣàlàyé ẹ̀sẹ̀ fún wọn pé ah, ilé ìbáyìí ni o ilé ìbáyìí ni o so àkọ́kọ́ nínú nǹkan tá ṣàlàyé ni tààrífù libida'a kí ni nǹkan tán pè ní albida'a na ṣe ni tán pè ní albida'a tó fi lọ́gọ̀ tàbáníká lo albida'a nínú èdè lárúbáwá gangangangan àti sọ nínú ẹ̀sìn o tí lárúbáwá bá ní pé albida'a nínú èdè o ni ma'khudatun min albida'i mun mú láti nù albida'a o ní kó gbé nǹkan tuntun wá in tuntun tó gbé wáyé o kò sí example kan síwájú fún ẹ̀yíká wọ fóònù dánlò yìí so túnmẹ̀ ní pé nínú èdè lágbàwá fóònù yìí báyò bídáàni bídáàni nínú èdè lágbàwá wọn káà hadhal jawal mubtada ayunu fóònù yìí o bídáàni a sọ̀rọ̀ nínú ẹ̀sìn o kìí ṣe pé nínú ẹ̀sìn láńsọ pé ṣe bídíà wá ní nínú ẹ̀sìn o àmọ́ nínú èdè lárúbáwá èdè wọ́n ní ké bídáàni wọ́n ní pé irú irú tẹ́ì wọ́n ní bídá ní because kò sí irú rẹ̀ níwájú ìgbà wọ́n ní fún mẹ́rin bí a early 2000s so tí wẹ́ ní pé bí 19 kíní kan ogbó 19 kíní kan kò sí fóòn nínú èdè wọn èdè èdè wọ́n ní pé ah bídá ní fóòn because wọ́n gbé wá àdè ríru ẹ̀rí níwájú wọ́n ní wà minhu qawluhu ta'ala nínú ẹ̀ náà ni nǹkan tọ́lọ̀ bá ń sọ nínú Kùránì pé badi'us samawati wal ardi tọ́lọ̀ ń sọ nínú Suratul Baqara Ọlọ́run ni òun ni badi'u òun ló ń ṣe bídá sánmà tilẹ̀ ẹgbẹ́ ìtumọ̀ ní pé kò sí nǹkan kankan pè ní sánmà tẹ́lẹ̀ kò sí nǹkan o nínú èdè Lárúbáwá ó ní pé ìtú ẹni pé ay mukhtari'uha ala ghayri mithalin sabiq ọlọ́wọ́ bá ló formulate sánmà àtilẹ̀ kí n ṣe pé example kan wà tó ń wò pé ah, example yìí ni ah ẹ̀hẹ́ jẹ́ kí wá formulate báyìí ẹ̀hẹ́ so nínú èdè lágbàá ni nínú ẹni ẹni ọ̀rọ̀lọ́ọ̀bá nínú suratul Ahqaf tọ́lọ̀n kan nàbí ní ẹwùn kaba yẹn ìtìmẹ̀ ní pé mi kí ń ṣe bídá mi kí ń ṣàkọ́kọ́ ànábì Nuhu ti wá ànábì Ibrahim ti wá ànábì Musa ti wá ànábì Isa ti wá ànábì Dawud ti wá ànábì Sulaiman ti wá wọ́n pọ̀ báyìí nínú àwọn òjíṣẹ́ ọlọ́ọba tí mi Muhammad sallallahu alaihi wasallam mi ò kí ń ṣe bídá mi ò kí ń ṣe àkọ́kọ́ tàbá sọ pé tàbá jẹ́ afẹ́ pé àkọ́kọ́ tó kọ́kọ́ a ni ànábì Nuhu ó ní bídá minar because ó ní àkọ́kọ́ tó kọ́kọ́ wá tí ó sì tí sí òjíṣẹ́ kankan tó lọ rán sí gbogbo ayé àbí sí àwọn ìlú rẹ̀ before rẹ̀ so àṣípá níbi èkí ń ṣe ìbídá so nínú èdè Lárúbáwá nìyẹn so nínú ẹ̀nà ni àwọn Lárúbáwá sọ wípé ok bàbá ní pé ìtumọ̀ ní pé ma kuntu awwala ma jaa bi risalati minallahi ila al-ibad èmi kọ́ làkọ́kọ́ tí mo mú iṣẹ́ wá fáwọn èèyàn ṣé mi ẹ̀sìn afẹ́ ma sọ pé mímú kọ́ mi kì í sàkọ́kọ́ kò jọjú àwọn ànẹ́bì tí ń wá bí fún mi ẹmọ́ wùlẹ̀ parọ́ bal takọ̀dẹ́mọ̀ ni kathirun mina rusul àwọn òjíṣẹ́ tó pọ̀ ti gbáwájú èmi ànẹ́bì wayukọ́l àwọn lágbàlá ìtorí ẹ̀nẹ́ fi ma ń sọ wípé ibtada fulanun bid'atan wọ́n ni lágbàjá ó dáadáa lẹ́kalẹ̀ ya'ni ibtada tariqatan lam yusbaq ilayha ìtumẹ̀ ní pé ó bẹ̀rẹ̀ ojú ọ̀nà kan ojú ọ̀nà yìí ẹnìkankan wá síwájú rẹ̀ so ilé náà ń pè ní albida nínú èdè larubawa ṣẹwárí albida nínú ẹ̀sìn imamu Shatibi rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé rẹ̀ wọ́n ni pé o ní kí yẹn gbé tọ̀rí kọ̀ kakalẹ̀ ojú ọ̀nà kakalẹ̀ ẹ́ fi ọba àmọ́ tọ́lọ́run ọba ò ṣe kí ni o gbewa nẹ́bẹ̀rẹ̀ nínú ẹ̀sìn yẹn Sheikh Fawzan wọ́n ní pé wà libtidáàrí alákìsmẹ́ ní ṣe wá rí ìtúrẹ̀ ló jẹ́ pé ibtidáà kálá dáadáadáalẹ̀ ọ̀nà méjì ló pín sí ibtidáàrùn fil àádáàt wọ́n ní àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àdáadáalẹ̀ nínú nínú ni à ń wọṣọ ni à ń mú ni à ń kọ́lé ni gbogbo àwọn ilé ibtidáàrùn bá ṣe ń kọ́lé ìdí ni pé kò sírú rẹ̀ sí níwájú báwọn bàbá ṣe ń kọ́lé láyé jọun kì í ṣe rú làwa ṣe ń kọ ní èní so irú àwọn ìbtìdáru nínú àwọn àdáàt nínú àwọn intanṣe aláàdà làwọlé yìí tí wọ́n kì í ṣẹ́sìn gẹ́gẹ́ bí kàbtìdá alhaditha gẹ́gẹ́ bí àwọn kàtà ń ṣe lé ní fóònù ní àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tó ṣe pé a ń lò wa hadha mubah kí ni ìdájọ́ eléyìí ká gbọ́ o ìdájọ́ rẹ̀ ní pé mubah ni in tó wà permissible ni kìí ní ara because ilé kìí ń ṣe mubah ni in tó wà permissible ni ẹni tàn lò bá ṣe ń kọ́mọ́sílásí ní bà fánù tàn ṣe gbogbo eléyìí kèkí ń ṣe pé òǹkà tí òun láfí ń sin lọ́wọ́ ṣe fánù tàbí mọ́sílásí fánù mọ́ fi ń sin lọ́wọ́ ni pé à ah, fánù yìí ìwọ mọ́ fi ń sin lọ́wọ́ o kìí sí láfí ń sin lọ́wọ́ náà ṣe fóònù tí mo mú dání sọ mọ́ fi ń sin lọ́wọ́ ni wọ́n kọ́ láfí ń sin lọ́wọ́ àwọn eléyìn kọ́ o ìbìtìdáyú fìlàádá ti náà ń pè àwọn nǹkan nínú àwọn àládà ní pé ìbáhà ni tàbí ní kìíní aládà ni aládà ni a kí ló ń pè mọ̀báhù ni ló fi jẹ́ kí àwọn kẹta ṣe nínú culture wa ni mọ̀báhù ni gbogbo ẹ̀ mọ̀báhù ni culture ẹ̀sìn lórí aṣẹ́lẹ̀ mú tó bá jẹ́ culture ni mọ̀báhù ni pìlẹ̀ rẹ̀ àfihìta bá padà wá rí ẹ̀rí pé bọ̀tá kí bí àádà ní ẹkíní nínú àṣàlúwa ní wàláhì eh, islamu tako islamu tako káwọn jẹ́ kẹ́nìkan tàwà bọ̀ yí ká mọ́ sọ pé ò dá lè yí tí ẹ̀sìn gangan bá ti wá tako because tí ẹ̀sìn àti àládà wa tó bá ti wá forí gbára wọn a wà gbọ́lá fẹ́sìn because musulmi làwà musulmi ni wákà tó jẹ́ Yorùbá a ní ẹ́ eh, àṣà nílòótọ́ islamu ò dẹ̀ takwàṣà àmáṣà ilé yìí islam ti takó àgbọ̀dọ̀ ṣe mẹ́ ẹ̀hẹ́n so eléyìí ni àkọ́kọ́ nínú àwọn ìbtìdá nínú àwọn ọ̀rọ̀ ayé eléyìí ò ní ṣe pẹ̀lú ẹ̀sìn mo ń wọ jean kò ní pẹ̀lú ẹ̀sìn mo ń wọ stuff kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn mo ń wọ kíníkà kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn mo ń lo phone kò ní pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ọba so ká mọ́ dàkíní ẹ̀pọ̀ because àwọn onírújú láyé yìí tán máa ń ṣe ní wípé wọn yìí kí fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ bí ẹ̀ṣẹ́ ṣàlàyé ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n fẹ́ dàpọ̀ ni tábà ti dàpọ̀ àwọn yíwa ní pé àti ẹ̀mí ìtafẹ́ sí ń bẹ̀ mọ́ ẹyọ kọ̀kan jẹ́ yọlọ́tọ̀tọ̀ ni tàbá ti yọlọ́tọ̀tọ̀ yóò yé báyìí ẹ̀hẹ́n ṣáwọ́lẹ́lẹ́ẹ̀kejì wọ́n ní pé wàbtìdáàrù fi dìn ẹlẹ́ẹ̀kejì wá ní àdádálẹ̀ nínú ẹ̀sìn ẹ̀hẹ́n ilé lansọ wàhúwá wàhádá muharramun ṣẹwárẹ́lẹ́ yíò haramun ni haramun haramun eléyìí ni àwọn àhàdíhì wá fún àti àwọn àyà nínú Qur'an wípé ẹ gbọ́dọ̀ fi nǹkankan kún ẹ̀sìn Ọlọ́run Ọba ẹ̀sìn tọ́lọ̀ ti gbé kalẹ̀ yìí ẹ gbọ́dọ̀ mọ́lẹ̀ kún wá píkà ní afẹ́fẹ́ kún ǹǹ ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn Ọlọ́run Ọba òṣèṣe kí because ìpìlẹ̀ nínú ni wípé a gbọ́dọ̀ kóra dúró ni ìpìlẹ̀ nínú àwọn kẹta ń ṣe ní pé gbogbo olólé mọ́ ṣe al'aslu fil ashiya al'ibaha mo gbé ráìsì síwájú mo lè jẹ ráìsì nínú ẹ̀sìn kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn ìpìlẹ̀ ní kí mo lè jẹ ìwọ tó bá ní pẹ̀lẹ̀ jẹ ráìsì ìwọ ló wà lọ mẹ́rin wá ní because ọlọ́run ní pé huwa alladhi khalaqa ma fil ardi jami'an ọlọ́run ní pé òun ló ń dá

tí ìbọn ṣe pọ́lọ̀ bá sọpá lè mú tí ni a mọ̀ mú tí ìbọn ṣe pọ́lọ̀ láà ní jẹrẹ ẹlẹ́dẹ̀ ni a mọ̀ jẹ́ because ìpìlẹ̀ ní pé a lè jẹ́ níbi ọ̀rọ̀ ayé ni mo ń sọ yẹn o gẹ́gẹ́ báwọn olùmọ́sẹ́ mọ́ ń ṣe àlàyé àmọ́ ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn ni wípé a gbọ́dọ̀ ṣe haramu ní kó ṣe ẹ̀rí a wá ṣe ẹ̀hẹ́ irun ò lè kí nípìlẹ̀ àmọ́ ẹ̀rí tí wá wá pé kírun ẹ̀hẹ́n ló fi jẹ́ pé tó bá mọ́ kí ní kan wá nínú ẹ̀sìn táà bá rí rí lọ́wọ́ rẹ̀ pé ẹ̀yìn delil ẹ̀rí dàfẹ́lẹ̀ tí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ ní pé ìbòlẹ̀ rí wà níbi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lọ́wọ́ mi indomi te nje jẹ indomi ọ̀rọ̀ ni

nítorí ẹni ànábì fi sọ pé man áhàdáta fi amrina hadha ẹnikẹni tó bá lè dá kìíní kan lẹ̀ tó mú àdádálẹ̀ kan wá nínú àlámọ̀rí ẹ̀sìn àtàrìṣe yìí ma laysa minhu ó mú kìíní kan wá tí ò sí ń bẹ̀ fahuwa raddun ọlọ́run lá dá alúláyà ni ẹwọ́ ọlọ́wọ́ bá annabi ládàlú láyá ni annabi ń sọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní because annabi o wà máa yẹn tẹ kọ̀ hawa in huwa illa wahyun yuha so nígbàtọ́lọ̀ wọ́n náà wá wo wọ́n sí ìjọsìn láti jọ ìjọsìn tó ń ṣe ọlọ́ni ìjọsìn tó ń ṣe yìí tó bá lè yapa ọlọ́ni annabi sọ fún wọn ìjọsìn yìí tó bá lè yapa ni nínú àníbì tó wá sọ kí man amila amalan ìwọ tó bá ṣe iṣẹ́ kan ní iṣẹ́ ìjọsìn a laysa alayhi amruna táwà tí ànábì ò ní ó ṣe fahuwa raddun ànábì ní pé wọ́n dárú ọláyà ni ìwọ náà wá wò imagine gbogbo wàhálà tó ti ń ṣe láti jọ òun pé ah kí ló ṣẹlẹ̀ ẹ̀ níṣẹ́ kẹ̀kẹ́ ah gbogbo tí wọ́n sí láyé ń kọ́ sánàbì ló kọ yí kan bèèrè lọ́wọ́ rẹ̀ sánàbì ló kọ ẹ eh, lóòtọ́ ànẹ́bì kọ ló ní á ṣe àà ah, ah. ẹn tánàbì ò bá ti mú wà wọ́n gbọ́dọ̀ fi sí lọ́wọ́ bá sẹ́ ànẹ́bì ti kọ́ wa purely ànẹ́bì ti kọ́ wa plainly bá ṣe sí lọ́wọ́ ọba má gbé tuntun wá má gbà tuntun lọ́wọ́ ẹnìkankan tánìkan bá ti fún kíníkan béèrè àìnà dalil ẹ̀rídà ipa nìbí ni a ṣe ẹ̀rí tẹ̀ká níbi ma ń ṣe báyìí bóòlà níbi ṣe ma ń ṣe bóòlà wọn sàábì rẹ̀ ṣe gbọ́ yẹ́kọ́ ma ń ṣe tí o bá ti rí nǹkan kan tó bá láàrín bàbá lóní a ṣe ah, à máa bàbá wà lọ́tọ̀ ànábì wà lọ́tọ̀ ànábì ní a tẹ̀lé kìí sáà bàbá a ṣe àwọn bàbá wa ní wọn àwọn tó bá ti lè jẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn à ah, because nínú sàárè bàbá ò ní bá mi dáhùn question

àtẹ̀síwájú lórí àwọn ìrìnrìnrìn onírìnrìn àdádálẹ̀ tí ó wà nínú ẹ̀sìn àbí Ọlọ́run kó ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa hadha wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wasallam wa subhanaka